الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو الله سبحانه وتعالى أترى عليكم كاتب يفوى النبوى محمد صلى الله عليه وآله وسلم sura tí a ń ṣàlàyé lọ náà ni suratu al-alaq abkaniwu ni a sàṣẹfẹ́ bẹ̀rẹ̀ àmá ní jòkó tó kọjá so a máa masáyí lórí ṣiríṣi wá aka ṣàlàyé rẹ̀ mujmalan ní ìjòkó <clears throat> tó kọjá yẹn nínú adwa'ul bayan àmálé ni insha Allah ẹjíká wọnú madmúnu asúrọ la'alla àwọn tó kọjá yẹn bí a níbi ìgbẹ̀yìn Suratul Alaq tọ́lọmbà fún aláyẹ ní ìgbàláyé a tẹ̀síwájú lórí insha Allah so imam Sa'di rahimahullahu ta'ala wọ́n ní eh, Suratul Alaq suratu Iqra wọ́n ní wa hiya makkiyatun wa hiya makkiyya sura nínú àwọn suwar tí Allah subhanahu wa ta'ala tọ́sọ̀kalẹ̀ <clears throat> ní gbàtánàbí sallallahu alaihi wasallam tí wọ́n fi wà ní Makka ni al-imam ibn kathir rahimahullahu ta'ala nínú tafsir wani qala al-imam ahmad haddathana abdurrazak qala haddathana ma'mar عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي أو رؤيا الصادقة في النوم فكان لا يرى لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح ثم حبب إليه الخلاء فكان يأتي حراء أو حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد وتزود لذلك ثم يرجع إلى خديجة So Imam Ahmad الله al'imam ibn kathir rahimahullah wọn mọ́ ìgbàwà kan alátọ́dọ̀ wọn àdíkì náà bẹ nínú bukhari ní àdíkì níbi báàbù alákọ̀ọ́kọ́ báàbù kitabu bad'il wahyi kitabu àkọ́kọ́ kitabu bad'il wahyi so wípé ìyàwó aisha radiyallahu anha wọn na rẹ̀ ti pé nǹkankan in tí bí àkọ́kọ́ tí ọlọ́run fi bẹ̀rẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam nínú wahyu òun

ma sajada li sonamin qattu anabi o forí kanlẹ̀ fo sakakari lam yasjud li sonamin hatta wà nínú siro ele de mu de ti gbori níbi àwọn durusu sheikh arafat al muhammad níbi siro ta shala yi siro anabi muhammad sallallahu alaihi wasallam wí pé hatta àwọn ẹ̀ṣẹ̀ anabi ó ti níbi ìjòkó kẹta ti fẹ́ lọ nígbà ẹ̀ká tó kọ́lọ̀ tó gbọ́n dé ló dìṣẹ́ ọlọ́run yóò tẹ́ ti fẹ́ lọ bí pé yúkọ́ sí bí àrùsù níbi ìyàwó náà ibi bẹ̀rẹ̀ ní ó súnmọ́ kan mú nǹkan bẹ́ẹ̀ orísì bẹ́ẹ̀ so anẹ́bìkà rí pé òun kẹ́ sallallahu alaihi wasallam wọ́n ní òun mọ́kà ló jẹ́ àwọn kí ẹ̀fẹ́ lọ <laughs> because on bẹ lábẹ́ isma Allah subhanahu wa ta'ala because ẹni tọ́lọ̀un bá fẹ́ gbé iṣẹ́ yìí fún ẹ́ ọlọ́run mọ́ mọ́ fẹ́ kó jẹ́ pé ẹni tẹ́ẹ̀rí rí kẹkàn sọ parí ni Allahu akbar kò sí inú wa tẹ́ kí wọ́n ní kẹkàn sọ parí pé ẹni ilé ilé ilé Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run mọ́ mọ́ sí wọ́n ní pé wọn ò ní rí kẹkàn sifat táwọn yóò fi ọlọ́run gbé fán Nabi sallallahu alaihi wasallam àwọn ìwà tí ẹ̀mọ́ ní táwọn ẹmọ́ fi ń jìnà ọlọ́run òfin sára Nabi Muhammad sallallahu alaihi wasallam a débi pé Ànábì gan kọ́nà tó gbíyànjẹ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹwọ́n tó ṣẹlẹ̀ náà ní àmú ìgbà tafẹ́ kọ́ tafẹ́ 35 years Ànábì wa ń gbàyàn ọdún márùn before kí wà yìí tó bẹ̀rẹ̀ ni gbàtà Ànábì dé a wọ́n ní já al-amin a ẹni rẹ̀ ti dé báyìí ó yá ó yá ló dé ó anábì kí ni ká ṣe báyìí sallallahu alaihi wa alihi wasallam wọn lọ́pọ̀lọpọ̀ ní àwọn yóò fi tètè gbà fún ànẹ́bì sallallahu alaihi wasallam ah, ẹni eré nìlá mẹ́ni yìí náà lọ́jọ́ pé jọta nẹ́bì kọ́kọ́ dúó síwájú àwọn èèyàn ipé ayó annas ti máa sọ fún pé àwọn ọmọ ogun kan bẹ lẹ́yìn àpáta Mákà yìí ẹ́ tí wọ́n sọ báha yìí tí wọ́n kàn jáde tí wọ́n tánwà pa ọgbọ̀n ní tẹ̀wọ́n bí kí lẹ́ sọ ni a sọ pé òdòdó ló ń sọ ìdí ni wípé olódòdó èèyàn ni ọ́ ó ní ni se pe mu ni abi mu n viru pe olukilo fun yi nipa awon esin kan awon mogun to wa leya pata o ni sarari mu n viru wa ni misi yi nipa iya ti wa n be teyo ti ri ni yamal kiyama gbogbo ogun ribi soro ti e ba n abu abulahabu tolo ba se pele to soro o ni ta alaka alakaya muhammadi a igbe kuma ba قلنا وزم تبأ لك يا محمد هل هذا جماعتنا آه سنت تريكو واجولي bika mo gbe gidi kan láti fẹ́ sọ ni wa ila gbogbo mọ̀ pé ẹni yìí ń parọ́ wọ́n mọ̀ pé eh Muhammad ló sọ bẹ́ẹ̀ fa innahu la lan yakdiba ẹni yìí ò lè kò lè tanyanya gbogbo ló sí mi gbogbo ìtànàbí anẹ́bí ní eh, àwọn eh, khilafatu rashida lẹ́yìn wọn nílò ju 30 years 30 years ẹ̀rọ lẹ́yìn ló kú àwọn ọba kí ló padà ọkú àwọn ọba náà ló kú lótọ́ agbẹ́mọ́ ọkọ́ bà kíní òsọ̀rọ̀ ẹmọ̀ confirm tó bá ń sọ̀rọ̀ ṣe bá yà rí anẹ́bí sọ ní ni ó ṣe ọ́ ó ní zaidi ti ṣubú àti tani àti jáfàr àti kílòkọ́lẹ̀ kẹta abdullah bin bí hmm. abdullah bin wọ́n gbàdí ẹ̀yìn rẹ̀ tí wọ́n ni so ìgbàtà náà ká tó lọ sójú ogun ẹ máa wò Ànábì sallallahu alaihi wasallam ó wá ń sọ Subu, ẹkalẹ̀ pé tẹ́ni yìí bá ti ṣubú ìwọ́dúkọ́ mú ànábì dẹ̀ wà ní maka ànábì dẹ̀ sọ fáwọn ará àmàdínà ànábì sọ fáwọn àmàdínà pé lágbàjá ti ṣubú báyìí lágbàjá ti ṣubú báyìí tí lágbàjá ti mú wọ́n ti tún eléyìí ti mú flag ẹni yìí ti ṣubú tí ẹ̀ eléyìí ti mú ànábì dẹ̀ símẹ̀ sallallahu alaihi wasallam laysa bihadir ṣe báyìí àbí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ lọ́lọ́ tó wà àwọn ohun èèmà tí wọ́n rí lára nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ náà ni inshiqaq al-qamar àwọn òpòrú tó ma ní pé inshiqaq al-qamar ṣẹlẹ̀ tí ó bá yà rí wọ́n ni pé inshiqaq al-qamar tó bá ṣẹlẹ̀ ní ibùlówà wà lẹ́ni kí ló ipé Ọlọ́run sọ̀rọ̀ pé ó sán sí méjì àbí kí ló dé tàà fẹ́ mọ́rí kó sán ní ìsin báyìí náà à ìgbà tí ànábì Musa alayhi salam tọ́lọ̀ fi wọ́n láudù sí méjì kí ló tó dùn òfin wà nílàdì ní ìnà tó gílà gbà tó parí sẹ́jọ́ kí ló ṣe ó jọ ìpadà the same thing for the common all split gbà tó parí sẹ́jọ́ tẹ̀tẹ̀ kí ló ṣe ojú ẹ̀ padà khalas mọ́jọ ó yà ọ̀lẹ́nu tó ẹkọ́ àwọn musulmi náà takọ kókò sí tó ṣẹlẹ̀ bẹ́ li'annahum qawmun la yu'minun so al-muhim ní pé Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run wá mọ̀ mọ̀ sàwọn èèyàn bá ìwé èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run wá mú fún iṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam thumma hubbiba ilayhi al-khala lẹ́yìn ìgbà yẹn wọ́n wá di ẹni tán nífẹ̀ẹ́ khala wọ́n nífẹ̀ẹ́ kan máa wà ní seclusion wọ́n yí dúró tí àwọn èèyàn kí nìdí ìdí nípa àwọn èèyàn wọ́n ti yàyàkúyà gbà ẹ̀nà lẹ́rù tọ́lọ̀ bá ṣàánú rẹ̀ tọba ń ráwọ̀ èèyàn gidi dúró tí àwọn èèyàn gidi ní kọmọ dúró tí o ya ayyuhalladhina amanu taqullaha wa kunu ma'as-salihin wa kunu ma'as-salihin bọ́ Ànábì ó kó Makkah sallallahu alaihi wasallam tọ́lọ̀n bá ti ń fi ìbẹ̀rù ọlọ́bà sí ọlẹ́mẹ̀ nínú nǹkan tí ó mọ̀ àbábà sí ọkọ̀ láwà ń bẹ̀ pàápàá jùlọ tọ́ bá ráhùn tẹbà jọjọra yìí hmm? mélòó ilẹ̀ tí ó fẹjọ rẹ̀ sún pé yóò wà kí lónìí yàrá yóò mọ̀ kakùrá ní ẹ̀rọ̀kàmà ó lè lọ máa mutí o ó lè lọ máa pàyàn o kó máa ṣe ayé àbẹ́yẹ o wí ìwọ́n tún fi ń dá mọ́yàn pé because reason ni pé intẹ́ ń ṣe kò ní ṣe wà jòkó tí yìí ń ájọmọ́ wo Netflix ni ájọmọ́ ah, wo kò tó ayé tí láìká ilé ìsì tí ìbẹ̀rú kò possible now so àwọn nǹkan tẹ́ ń kò ní because ní ìsinmi ayúkọ́ o intọ́ ẹkẹ́ mọ́ ṣe lélẹ̀ ìdẹ́ ìṣe yẹn ó takò tọ́lọ̀ ní a ṣe gangan kò ní lè jòkó tí yìí bí àwọn kìí yẹn mọ́ yóò bàbù ilẹ̀ yìí alkhola ló jẹ́ pé tó bá wá rí pé nìkan wá wà tó wà ní mashirikul ni pé wọ́n gbọ́ pé nìkan wà níbi kan pé ẹniyẹ náà òun náà wà lórí irun tèmi náà wà ẹlẹ́kùnbó ló wà ara ìdẹ̀ra ni ẹwà olùmí tí wọ́n sí ń lọ rí tẹ́lẹ̀ ibi tí wọ́n wà báwọn nìkan ti pé ẹdún náwà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá sí rúbí báyìí pé wo àwátá àjọjọ́ ra wà ní Ìlọrin bí máa bọ̀ wá khalas limada li annal arwaha junudun mujallada àwọn ẹ̀mí wa tẹ́wọ̀n yìí ọmọ ogun ni wọ́n mujallada àwọn tó bá ti jọra wọn tẹ́ wọ́n ní ànígbà mọ́ wà ń bẹ̀ tí ma ń ṣe ìbádà fàyàtà hannafi wọ́n ní àìta abud ilé mọ́dọ́rọ̀jù níbi ọ̀rọ̀ wọ́n ní pé zuhuri ló sọ eh, wọ́n ní pé náà zuhuri ni ó dẹ̀ ní ìtìmọ́lù kó jẹ́mìnà ọ̀rọ̀ wá àmọ́kọ̀lọ́kọ̀lọ́ afẹ́mọ́ ní pé zuhuri ni wọ́n ní àì ta'abud wáyé ta'abud ó ní pé àlébì ma ń ṣe láwọ̀ bá subhanahu wa so yóò tún padà wá sọ́dọ̀ Khadija yóò tún padà sí ibibẹ̀ fàtúsà wídò olè mithliha Khadija tó ti bá múra kalẹ̀ pẹ́tọ̀ ẹtún ti lọ sí ibi àpáta wọ́n tó ti bá di àwọn ìjọ ọkà gbé dání wọ́n tó ti lọ ìyàwó dáadáa àwọn Khadija mísọ̀ ní fún obìnrin arúgbó ilé ilé àníbí òtún ní pé ah gbàtí Khadija fi wà láyé ní ah gbàtí Khadija fi wà láyé ilé ah, ẹ̀dù kí ni kí ló dé báyìí náà ẹsà mọ̀bìnrin kí ló dé ah, ah. ẹlùmígẹ̀lẹ́ ní pé ẹwò bí ẹkẹ lọ fẹ́ Khadija yí padà <laughs> nítò ẹ́yìn sí ẹ̀kọ́ làwátà wà lé ní àwítàwí ẹmọ̀dákọ̀ Khadija ẹ́ so gọ́yọ̀rọ̀ yìí hmm? ní gọ́ọ̀rù hìrọ̀ tí wọ́n ń wà ń kọ́wọ́ bí malaki sí ẹ̀dẹ̀wà bá wọn nìyẹn malaki wá sọ fún pé ìkọ̀rọ̀ káà ìkọ̀rọ̀ ká kíní yìí so fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam qultu ma ana biqari'in anẹ́bí wọn sọ́sọ́lọ́ sọ́lá pé ma anabi kọrí in ṣẹ́rí ma anabi kọrí in yẹ fa'ida kan wà nínú fatihul bari so wọ́n ni ma anabi kọrí in yẹ rawahul bukhari yóò wà nínú kitabadil wahyi ẹn lè hádì iljumla thalathu ihtimalat ibn hajjari mẹ́sà pé ìtumọ̀ mẹ́ta ló lè wà fún ma anabi kọrí in àkọ́kọ́ o ni pé alalimtina ay imtana anil kira'a ay ma alàbìkọrin ní ilé ní ìkà ó lè jẹ́ ìmtìná ẹkẹ́jì ní pé alal ikhbar bin nafi al-mahad ay ma qara'tu bí pé ma qara'tu ní ìkà ikra ní ìkà ka ní làkí bí pé a wípé àbíké mi maka mi maka kakini ní ilé ká ma alàbìkọrin ní ò kí ń ṣe kọrin ní ò mọ̀ kankan ó dẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ kí alistifham ma ana bi qari'in kíníkínká ma ana bi qari'in kíníkínká ikra kíníkínká ká kíní wọ́n mọ̀ pé wọ́n ní ikra tí mo sọ náà ni ṣe máyà bí ní kọ́ọ̀ká so wọ́n tẹ́sọ̀rọ̀ ibn hajar li wa ayyadahu bima jaa fi ba'di riwayat ibn ajari ní pẹ̀lẹ̀ kẹta ìlú súnmọ́jú wípé ma ana bi qari'in kíni kínka kíni kínka kí ṣe annafil mahad so a riwaya wa látọ̀dọ̀ abul aswad al-maghazi látọ̀dọ̀ urwa ipa nabi sọ pé kayfa aqra sawon riwaya ti yẹn òun ló àyádà ibn ajari gbarika ibi gbòmíwà ní pé kayfa aqra kíni kínka bó ní ṣe kàá gẹ́bẹ̀nà ni riwaya Ubayd bin Umair ìyẹn wà lọ́dọ̀ Ibn Ishaq ó ní madha aqra madha aqra kínikínka gẹ́bẹ̀nà ni mursal zuri kan bẹ nínú Dalailul Bayyaqi ó ní kayfa aqra so gba wọn àwọn riwaya ti yóò gba kí àtàbájẹ́ tulabul ilm kí a ṣe ìwádìí nípa isnadi wallahu a'lam na'am so al-muhim ni pé Ànábì sallallahu alaihi ànábì wá mú mi wọ́n gbá mi jìbìrìlì mú mi wọ́n fún mi hatta balagha min al-jahda thumma arsalani títí tí kì ní ẹgbàdà ó lè gẹ lẹ́mì mi wọ́n fún mi gan wọ́n wá arsala ní ọba fi mílẹ̀ arsala wà àtlákọ̀ jùlẹ̀ wọ́n tún ní ikra again wọ́n tún ní máa nà bí kọ́rì in fún mi again lẹ́gbẹ̀ wá ní pé ikọ̀rọ̀ bísmi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqa ikọ̀rọ̀ wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam Allahu akbar qal faraja'a biha tarjufu bawadiru hatta faqala zammiluni zammiluni so bá níbi ṣe sákùn bíbẹ̀ báyìí wọ́n ń sá lọ ilé síkìtì lọ́dọ̀ Khadija ni pé zammiluni dákùn dasọ́bòmí dasọ́bòmí fáìdà káwọn bẹ̀ẹ̀ mọ́lákì là nẹ́bí rí o mọ́lákì fàkífàbílà ń lọ́lọ́fin sọ pé lántàrọ ni alọ́ lè rí mi because o ní alùkúgbà yẹ mi gbàtí Musa ní pé ẹ́ ari ní andor elite ọlọ́run jẹ́ orí ọ mo fẹ́ wọ̀ ọlọ́run lè rí mi o sọ fẹ́ rí mi wà pátá wọn tó bá dúó ní makanu rẹ̀ gbà tó wà pátá wọn ọlọ́run tàjá lásì rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí Musa fàkọ́bùrọ̀ Musa sọ̀rìkọ̀ Musa kan ṣubú alayhi wọ́n dákú straight wọ́n dákú ni anábìyìn sọ sọ́lọ̀ pé hijabuhu nur gàgá tó gbọ́lọ́ ọba yìí mẹ́lẹ̀ ni lẹ́ó kàṣàfàhù tọ́lọ̀n bá sí láhárọ̀kọ̀ kùnlẹ̀ṣì gbogbo nǹkan ní òjò ìmẹ́lẹ̀ ní agbára dé so o lè rí làfáfimọ́ ní pé ọlọ́ọ̀bọ̀ mọ̀ wá yóò yẹmnáhùná alùkúgbà lọ́lọ́wọ́ ó fún wa ní kúgbà láti lè fi rí ní yọmọ̀lì kìyàmà ló fi jẹ́ kí mas'ala táàfà mọ́ ń sọ tọ́rọ wà lọ́dà wà fáà pé ṣáwọn kìfì rí ó rí ọlọ́wọ́ ọba káwọn mùmí ní tó pé sáwọn kèfèrí ní orí ọlọ́wọ́ bá àǹfààní rárá èyí tó sì lọ jù ní báwọn kèfèrí ò ní rí ìdí ní pé ọlọ́wọ́ ní fún ẹni kúwà yẹn kúwà kan ni ó fi rí ọlọ́run àdẹ́yìn rí ọlọ́wọ́ la mahjubun ọlọ́ọ̀ ni pé wọ́n ṣe kí ni wọ́n àfáàkà ní pé ìtumọ̀ pé mahjubuna ní pé wọ́n ti kọ́kọ́ rí Ọlọ́run tẹ́lẹ̀ wọ́n sì wá hajjaba wọn á ní rárá wọ́n lè hajjaba yìn àsọ́là tánná wujuhun yawma idhin nadhira ila so ojú yẹn nùdúrù wà ń bẹ̀ wọ́n ń wọ Ọlọ́run ọba wọn ládà tó dẹ̀ ní agbára rí káwà note kìíní kan ìrí ọlọ́run ọba kò ní ìtumọ̀ ìhátọ̀ bìlá ẹlùmí ò nípa àtẹ́bá láàrin ọlọ́run a ṣe pé ìtumọ̀ ní pé èyàn wà á mọ gbogbo dítẹ́lì ọlọ́run a wà má sí ilé ọlọ́run báhùn ọ̀gá sí ọlọ́run ti ẹ̀jú báyìí nẹ̀lọ rẹ̀ wọ́n fi ní gára àlè ìrọ́lọ́run ṣe bí wò lè ìrọ́lọ́run ọlọ́run sì ní jí orí gbàtí kanú ní time Imam Ahmad ìkanú àwọn onísúnà wà lọ́bẹ̀ gbà tó rí padà sọ́dọ̀ àwọn ọmọya rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ma lálàsí rẹ̀ pé á ah, kí ni wọ́n níbi òkú bíṣì kí ni àṣọ́mọ̀ kí báyìí ni ó ní ẹ̀dàkùn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà tí mo lọ́bẹ̀ ní tèmi sọ ní pé ọlọ́ọ̀bá bíṣì sọ pé òun ò ní ilé ọyẹ́mọ̀ kìyàmọ̀ ọlọ́dàkùn mẹ́jọ orí ọ ara sí pé fún kọ́lọ̀n fi wà rẹ̀ dáwọ̀ lẹ́jọ́ ìkọjá ìsọ́lọ̀bá ìgbà mi ní kọ́lọ̀n fi dámi lẹ́jọ́ kọ́lọ̀n fi wà mí dámi lẹ́jọ́ mọ́mọ̀ sọ̀rọ̀ ẹmọ́ ọ̀rọ̀ burúkú ni o tọ́lọ̀ máa fi wà rẹ̀ dá lẹ́jọ́ ọlọ́sọ̀nù Kùránì ọlọ́ni tó ń bá fẹ́ fi tán sí tó bá fẹ́ fi mú wa ní òun ní sẹ́ kankan kù bẹ́ẹ̀ ni wà lórí lẹ́lẹ̀ wà ní kọ́lọ̀ fi wà rẹ̀ mú ọ so almuhim ni pé ah, Nabi sallallahu alaihi wasallam wọ́n ẹ̀rú bà wọn wọ́n sálọ sọ́dọ̀ Khadija wọ́n láwọn wá fi wọ́n sàpọ́n fàṣọ́bù wọn gbọ́ tó wáyá ìyá anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ mọ́ Khadija anẹ́gbà ní pé khashitu alayya eh ẹ̀wù ń bà mí fúnra mi pé kí ni mo rí ẹmọ̀ ní yóò experience rí kókè dédé ṣẹlẹ̀ egun tó tóbi ẹ hamrun jalal hamrun jalal faqalat lahu ẹ̀wù ń bà ní wípé ah bí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ ìwáwú ìyàwó gidi o hmm. Allah akbar Khadija ní kàlà rárá o abshir mọ́ bà ní jẹ́ fa wallahi la yukhziyaka Allahu abada ọlọ́ọ̀bọ̀ ní dójú tí ọ <laughs> lọ sí gbogbo àwọn èèyàn yìí jòkó sí kíní ẹ̀ ní jòkó mẹ́ orí àpáta lẹ́mọ lọ àyókùn ah, yíwà láṣẹ ń bì tán tayò tó bá jẹ́ bẹ̀rẹ̀ wà ṣé kíní tí lè yí ọmọ lè yí ẹwà jòkó sí mọ́sá látàárọ̀ ẹwà alájìjẹ̀mú kan lè yí kíní sí kí á ní kí mọ́ ṣe sí ẹ má kó bá mi o ẹ má sọ mí dopọ̀ ẹ má sọ mí dopọ̀ ọ̀sán gangan o àwọn ọmọ yìí wà lé ẹ̀ ní sàgbákọ́ ẹ má kó bá mi o

ìwátàkùnlá mẹ́sà tọ́tún ní bí wà sí ò bá sí sí ẹ̀yìn fi ilẹ̀ ẹ́ ẹ̀kọ́mẹ́ sí kíní ẹ̀dàkùn ẹ̀ máa jẹ́ dálímọ́sú sẹ́yìn nìkan ni abúkíní abúfátímọ̀ sí máa ṣe ẹ̀yìn àwọn ọdọ̀ ẹ̀yìn ká mẹ́ma sí káyà ẹjẹ́ náà dáyà kọ sáyà tí yí ló fẹ́ ni kò tọ́bẹ̀ èyàn kí ń discourage àwọn èèyàn so ó yẹ jẹ́ kí rántí bí ogun Yarmouk àwọn obìnrin tẹ̀lé wọn níbi ogun yẹn nígbà tó ogun yẹn fẹ́ le torí bí 100,000 Muslims against bí 300,000 Muslims kúfàrí ní the number yẹn bí times 3 but ogun yẹn fẹ́ tí kìí débi kan àwọn Mùsùlùmí sá padà àwọn obìnrin wá lè okùn pọ̀kọ́ ẹ padà àwọn obìnrin náà padà ẹ padà ẹ níbo ẹ padà ah! ah àwọn kà tún padà síbẹ̀ yìí àwọn kìí fi àwọn musulmi dẹ̀ wọ́n nílẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ó dábẹ́ tẹ́yìn bá nílé jáde lọ sí ẹ́sàlẹ̀ encourage àwọn tí wọ́n ṣe ẹnu dẹ̀ ní ládá tó pọ̀ gan so Khadija ní pé kalla wallahi arawu oní kalla fa wallahi la yukhziyaka Allah abadan ẹmọ̀ wo ẹwà wo tó wá ń sọ innaka latasilu rahim ah ìwọ tó ṣe pé ó lè máa so okùn ẹbí pọ̀ wa tasduqu al-hadith oyin parọ́ hmm. wa tahmilu al-kalla ọmọ ń gbé nǹkan mọ́ra wa tukri ad-dayf àwọn tó bá jẹ́ àwọn tán lẹ tán lẹ ọmọ rìn lọ́wọ́ wa tu'inu ala lawa'ib hatta atat bihi warqata bin naufal pa ah jika lọ sọ́dọ̀ warqa bin naufal bin asad bin abdul uzza bin qusay oni ibnu ammi khadija ibnu am khadija ni onku paternal onku ẹ̀gbọ́n bàbá khadija ẹni wá ni ọmọ ẹ̀gbọ́n bàbá khadija so mo lọ sọ́dọ̀ cousin wọn tan pè ní warqa bin naufal bin asad bin abdul uzza bin qusay wa huwa ibn ammi khadija akhi abiha so so ayin kí náà ń pè ní tí gbàtán dọ́dọ̀ wọ́n ni wa kana mura'an tanassara fil jahiliya àwọn ti di christian nígbà jahiliya nígbà ilẹ̀ ní tó bá wà lórí christianity nígbà yẹn ó wà lórí òdodo tó bá sí mẹ́ta lọ́kan wo tó polynity lèyún bọ́sẹ̀ tó fọ́nì àwọn unitarian christian sí wà dì nínà bọ̀ kìfì rínà sí ní wọ́n máa dáálì kí ni dínítò rí mẹ́ta kì pé tánàbí bá dé ẹgbùdọ̀ bìlìvò náà rẹ̀ wọ́n wà ní Ethiopia àwọn náà ma ń kírun bẹ́ẹ̀ni wọ́n ìlú wọ́n ìlú gbogbo àwọn ojúwẹ̀ mọ́ ń ṣe exactly bó fẹ́ jọ bí ìrun ìmúra wọn dẹ̀ wọ́n wà ní Ethiopia dì ẹ́ ẹ̀yẹ́ káàdì musulmi náà gbọ́gbọ́n ló mú àgbélébùdá ni kùkì ní ó padà unite gbogbo àwọn Christian pé Jésù kú fẹ́sẹ̀ náà nìṣá so àwọn bídíà Paul yẹn bídíà kọ̀dàríyà àti jahmiya àti èrìjá ẹ̀wọ́n náà ni jahmiya náà ni àkídà jẹ́ ẹ̀kí náà ń pè àkídà àwọn jahmiya lórí kọ́dàrí òun ni pé máàrífà ni so lọ́dọ̀ paul tó bá sà ti mọ́lọ̀ mọ́ ṣe ìsìnà máa pààyàn ọsáàmù pọ́lọ̀ lọ́lọ́run òṣìṣẹ́ kọ́nà kò ní ìdíkọ́ ọgbà iná kéèkè sí ní ẹ̀ lẹ́fù pé jésù kristi ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ ó ti ṣe kìní kan ó ti ṣe kìní kan so ìtúwẹ̀ ní kí mo lè máa ṣe kíni mo lè máa ṣe lọ́wọ́n chọ́ọ̀chì wọ́n mọ́tán lọ chọ́ọ̀chì bí a ṣẹ́wú ọ̀ lè mẹ́yàtọ̀ lọ láàrin mọ́ tí ń lọ chọ́ọ̀chì àtọmọ́ tí ń lọ sí club because of ah, àlẹ́lẹ́yẹ̀ ti kú fẹ́sẹ̀ rẹ̀ kí lọ ń dàmú sí ìfẹ́sẹ̀ kan mọ́ sí àrí ẹnìkẹ́ ti wá kú fún so ká lọ ń dàmú sí so ká lẹ́nìkan kú fẹ́sẹ̀ yẹn paganism ni paganism ni christian kan bá mùsùlùmí jiyàn pé kíríkẹ̀gẹ̀rẹ̀ pé ìdẹ́fà sin why why like so ló sẹ́ <laughs> so ló sẹ́ you know, he is a clean body, a clean, kìníkà kìníkà, a clean ní ṣe gbọ́dọ̀ wá, as gbọ́dọ̀ wá pa fún àwọn dẹ́tì. Àwọn dirty. ò dẹ̀ change. Àwọn dẹ́tì ò torí ẹ̀ change, wọ́n sì dẹ́tì lọ́nà ni, ẹ ṣe pa ẹnìkan. Ètò the reality, ẹ Modern ni. Mọ́dà ni now. Ẹ wá ní, kí náà ń pè, owó olúwa fẹ́ bẹ́ẹ̀ gẹ́ olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ débi kó fi ọmọ kankan ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ní pé kí àwa má lè bá ṣègbé ká sì lè fi rí ìdẹ̀kùn àìnípẹ̀kún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláti ọjọ́bọ̀ ọ̀rọ̀ paganism ní náà kí ló tó fi pààyàn ọpààyàn ọ assassinate èyàn nítorí pé kọlùbà fóríjì àwọn tẹ́ńsẹ́ terrorist lẹ́ni ẹgbẹ̀ nítorí wala terrorism ní náà ta ló sẹ̀ta là ń pa wala taziru waziratun wizra ukhra àwọn ilé iṣẹ́ mú pa ilé kí ló tọ́ fi wo ṣe rí tànàkùnkù pọ̀nù christianity gan pẹ̀lú pé tẹwàá ní pé jésù kú fẹ́ṣẹ̀ wa kò sí anybody tí ó wọ̀n àpáàdì jẹ́mọ̀dí Jésù wá kú fún original sin kí ló original sin yẹn èyí tí bàbá wa ṣẹ̀ Ádámà yìí tẹ́mọ̀ sọ ní original sin ṣe gbogbo ọmọ Ádámà ni wá ọmọ Ádámà ni wá ta ló ti wá kú fẹ́ṣẹ̀ yẹn kí sálẹ́sẹ̀ mọ́mọ́ khalas oníkálùkù ìjọba òkúkú dẹ́dẹ̀ nù kíní kan ní pẹ̀lú àwọn christian àwọn christian wá gọ̀ọ̀bì ẹjọ́ fún ní kíní pastor kan ní last ní last ní ó ní September 24 <laughs> ní rapture ó ṣẹlẹ̀ <laughs> àwọn christian gọ̀gọ̀ nípa South Africa nípa ṣẹlẹ̀ ó ní September 24 rapture máa ṣẹlẹ̀ ẹ̀rọ tàbí ṣe ni ó wá sọ pé inú gbó kan ní rapture yóò ti ṣẹlẹ̀ pé Jésù ó sọ̀kalẹ̀ bí wà kó àwọn àwọn àyànfẹ́ rẹ̀ the <laughs> kidnapper ẹ̀rọ tàbí tó fọ́nà ìdíbẹ́sí wọn pé Jésù òde ni ẹ̀ wọ́n ni yóò dé gẹ́gẹ́ bí olè lóògùn bọ́sí mọ́ sọ ní ẹ̀nà bẹ́ẹ̀ nìna kidnapper ni náà wallahi kidnapper èyí táwọn retí kidnapper ni wallahi èmi ò mọ̀ gbogbo kan ní bible kidnapping wà bẹ̀ terrorism wà ń bẹ̀ murder wà bẹ̀ massacre wà bẹ̀ zina blue film gbogbo lọ́wọ́ ní bible wallahi wọ́n pọ̀ bá mú tọ́lọ síbẹ̀ ẹ̀ ọmọ gbọ́bẹ̀ ní september they were hello check hello news september year september 24 kílẹ̀ kílẹ̀ àwọn yìí àwọn last two weeks ta tún ṣe fídíò mẹ́ tẹ́ pọ̀ gan gbogbo òkè báyìí gbogbo ṣe báyìí kí ní orin kan ẹ̀ẹ́ ah, ọ̀flọ́mọ́mọ̀ jẹ́ gọfà ẹ́ pastor náà ti postpone rẹ̀ <laughs> aláì báyìí tí ó pòsónù rapture pòsónù rapture bó nígbà náà ti wá dú pé Jésù wà kó àwọn lọ́bá a prophet how do you know you're a prophet only because I was called by God when did God call you wọ́n ni where wọ́n ni I was called by God wọ́n ni okay you heard the voice wọ́n ni yes wọ́n ni the voice you heard is it a man voice or a woman voice wọ́n ni see you know eh, eh, eh, ó dá ọgbọ̀n lọ́wọ́ bẹ́ẹ̀ I'm a prophet I'm a kíníkan I say kíníkan ó sà ń sọ rẹ̀ dán so kọlọmọjẹ tó bá ní kọlọmọjẹ agọ̀bí Christian ẹkẹ́ ẹ̀mọ̀ sàdúrà ni wọ́n làbàbá fún ánkẹ̀ wọn ní kiri yóò because in reality èmi mọ́ ìkíníkẹ̀dẹ̀ márùn ó dà pé tọ́wà sí dẹ́nà ọ̀nà church yẹn ó dà kan mọ́ ń la ọpọlọ orí wọn wọ́n mọ́ ń kó ọpọlọ kó ń bẹ̀ wọ́n mọ́ ń dé ipé you don't like eh, need ọpọlọ nù eh, because ẹ bá nílò ọpọlọ ní law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabil jahim afram ashabi sa'ir àwọn yóò mọ̀ sọ́nù ní yàmàlì kìí ta bá gbọ́n ni kò yẹ ká wọ́ná pítọ́ bá gbọ́n ò lè wọ́ná ah ẹ̀dùn kí lẹ sọ kí lẹ sọ jésù lọmọ ọlọ́run tàwà lọ́lọ́run jésù náà sún lọ́lọ́run ah ń wá lọ́tún wá pa ságbélébù ìkẹni ara ọlọ́run ọba ó bọ́ ìwọ̀ ni ó bọ́họ bí ejò ṣe mọ́ ń bọ́họ only because God, God is step down is step down bó sì mọ́ pàgbó bí rẹ̀ ní he now step down step down ìgbà tó ọkọ̀ wọ́n ta ní kọ̀ntúrà nígbà tọ́lọ́run step down ó ní ẹmọ ẹmọ pastor kan sọ pé ọlọ́run step down because ó fẹ́ fíìlì táwọn èèyàn náà fíìlì àwọn kírísẹ̀ rí níṣẹ́ yóò sì mọ̀ sọ́lẹ̀ gbogbo ó sì mọ̀ pàgùn church pé hey hey hey hey ibi tí wọ́n mọ́ ń dùn méjì kan mọ́ sí láwọn sí àwọn mírẹ́kú òfò mírẹ́kú òsì mírẹ́kù kan láìpẹ́ yìí ẹlákùn ẹlẹ́yàn kú ẹlẹ́fẹ́ jù <laughs> nínú fásọ̀ kí ó jẹ́ kún lélùbọ́ ọkùn ẹni òkú ọ́sùn ọkùn òkú lélùbọ́ pásọ̀ bá ní pé I command you in Jesus name ẹni ẹkọ́ jẹ pẹ̀lú ògbọ́ búù ó kẹ́dẹ̀ hey kí ní kàmọ́ sẹ́rin tó bá ti wá dìde tó bá ti wá jí lórí kínígbìn ẹ lọ wọ àwọn kínígbìn pásọ̀ yẹn wọ́n èyí dúó wọ́n èyí dúó báyìí ọmọ ń fò ní èmi ò mọ̀ bí ẹ̀mọ̀ tí ló tẹ̀lé ah wọ́n pásọ̀ lọ lájú ẹnìkan afọ́jú ẹni he was born blind he was born blind ìgbà tí pastor ó la ojú rẹ̀ ó ìsàrí lójì mọ́mọ́ mẹ́rin bóòlù sí mọ́mọ́ mẹ́rin my mommy ah bóòlù sí mọ́mọ́ mẹ́rin ṣe máa ní wọ́n bí ọlá fọ́jú ni stage ni now stage ni tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni ṣe bí ẹmọ́ lájú afọ́jú àwọn afọ́jú pọ̀ntà lóde àfọ́jú ń bẹ̀rún wàláhì kan lọ́bẹ̀ wọ́n tó lọ́ba wàláhì wọn lọ́ba mẹ́ ní gàmbàrí àbí wọ́n lọ́ba ń bẹ̀ kò ní ìdíkẹ̀dẹ̀ ọba alẹ́kàkọ́kọ́lọ́ múná ọba afọ́jú kò ní ìdíkà ìsẹ̀ máa wá síbẹ̀ yẹn ẹ lọ́bẹ̀ yẹn adúrú pásọ̀ tó wà ní ẹ lọ́bẹ̀ elí open your eyes yóò kàn wọ́n báyìí pé ó rà pọ̀ ọ̀gbádùn ìyà tó ti fọ́ lójú tẹ́yìn ẹwà stage ẹwà mọ̀ stage kínàbè stage kínàbè ilé arọ ni walk mo bí <laughs> fídíò kan ẹmọ̀ <laughs> ẹ stage obìnrin kan ipé arọ ni gbogbo àwọn ọmọ ní ọwọ́ rẹ̀ náà rí báyìí ẹmà tọ́wọ́ ọmọ rí báyìí ọwọ́ rẹ̀ kọfù ẹnìkan wá ìdí fídíò ẹ pé ọwọ́ ní kọ́ ṣe mọ́sẹ̀ẹ̀sẹ̀ ẹsẹ̀ yìí ṣiṣẹ́ ọwọ́ ọwọ́ ọwọ́ ni ọ̀gbádùn ẹwà stage play ẹwà ní pé èyí ń pẹ́ ẹsẹ̀ ń dùn Pastor, kan gbàlẹ́sẹ̀ pé kí ní i command you stand up èyí kẹ́ jẹ̀kọ̀ lọ́kàn báyìí lẹ́nu pé eh, eh, eh, ah, ah. ọwọ́ iná ń kọ́ so ọwọ́ gangan ní ìdún gẹ́ẹ̀yẹn sí ẹsẹ̀ pọ̀ ẹsẹ̀ ló gba owó fún ẹsẹ̀ ló wà nínú script kí ní ẹ̀dẹ̀rẹ̀dẹ̀n ha ah, ha holy cow ah he was born blind he was kíníkà ẹ̀tùn bí pásọ̀ ní ibi tán gọ̀dẹ̀ wọ̀n láì pásọ̀ kan ó gbé ọmọ rẹ̀ wá ọmọ ẹ̀ ló ń sàìlọ́ ti fáwọn ọmọ ẹ̀ yóò fọwọ́ kan báyìí ẹni ó sì tàdà nígbà pé ọmọ wòlí ọmọ ọmọ ọmọ òsì so alimoyim ni pé a ń bí ọlọ́ba kó máa ń sọ̀wánù tó wá lẹ́nu ìwọ́wà fi Islam múlẹ̀ ọwá lọ sí Christianity ah ma asfahaka kílùtọ̀ ọgọ̀ tó bẹ́ kọ́lẹ̀ mi ò lè káàrù ẹni ẹ̀bà ó di Christian ẹ̀ fílẹ̀ because tó bá gbẹ́ ọ̀ lè di Christian tó bá gbẹ́ o lè ṣe christianity kí ní yẹ worst gan níṣẹ́ nígbàtí ìmá ń fi lákáyàwó ìyẹn gbábòlù nífà ó worst gan ojú ọ̀nà ẹ̀là wọ́n jálà bí rìn àtàwà lásàlátù ojú ọ̀nà ẹni wọ́n rìn ká mọ́ gbó lọ́wọ́ àwọn èèyàn ká mọ́ parọ́ fún wọn ká mọ́ láwọn gún à ń fọ́kọ̀ à ń fọ́ èèmọ́ gún èdú fún wọn ọlọ́run fún wọn ní ilẹ̀ àmù mọ́rọ̀ fún wọn lógun ogun tajà ogun kíní kan ojú ọ̀nà christian ẹ̀yìn náà ń fọ́lò ẹ̀ ṣe ìbáyà rí so almuhim ni pé wọ́n lọ sọ́dọ̀ Warqa bin Nawfal but àwọn kan sọ́rọ̀ hmm? but nínú àwọn kẹjá muwahidun olùwọ́wà àfá àgbà ìpé ọ̀rọ̀ wà lórí pé ṣe wọ́n kọ̀ sí sọ̀hábí wà ní dìtò àwọn ìkẹ́kọ̀ọ́kan tí a padà débi bẹ̀ inṣá so <clears throat> wakana yaktuba wakana yaktubu al-kitaba al-arabi wa kataba bil-arabiyya min al-injil ma sha Allah an yaktuba ó máa ń kọ àwọn tírà wọn ní Lárúbáwá àwọn tírà àwọn Christian máa ń kọ ní Lárúbáwá so kọ nínú Injili náà wa kana shaykhan kabiran àmá ẹni tó ti dàgbà ní ó sì ti fọ́ ní ojú yes ó lè jẹ́ ibn because òun àti wọ́n lọ pàdé pẹ̀lú ànẹ́bì ní òkè bí ẹni bí kò sọ yìí ẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ṣe ibáyàn àbí because lineage bàbá Ànábì àti ìyá Ànábì náà pàdé ní òkè bí a bí grand or great grandfather so ọgbọ́n tọ́mọ̀ yáà rẹ̀ ń sọ ní Ànábì wa narrate nǹkan wọ́n rí fún ẹmọ́ ẹwẹ́ ní yíò because wọ́n mọ́ ń ka àwọn Christian àtàwọn Jew ó ní namus tọ́lọ̀wọ́n rẹ̀ sáwọn òjíṣẹ́ ó sì láwọn verses nínú Bible tó ń tọ́ka lórí kíní ẹ̀ ó wà nínú Isaiah ipé wọ́n mọ̀ sọ fẹ́ yẹ pé read yíò àmọ́ ní pé àmà ní literate ó wà nínú Bible bẹ́ẹ̀dì sí ìsẹ́ which is in the Bible àwọn prophecies wà nínú Deuteronomy ó wà nínú Isaiah kódà àwọn nǹkan mí wà tẹ́tùmọ̀ bí i àbí Revelation bá hàn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ mìíràn tó ń tọ́ka lórí pé a ní Muhammadu jíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam hatta nínú ọkùtùgbòye gẹ́gẹ́ bọ́lọ̀ sí wá sọ fánukùn and exactly bẹ́ẹ̀ ni ṣe kálẹ̀ rẹ̀ pé eh òjíṣẹ́ ọlọ́run yìí the same thing ẹ wo àwọ̀rọ̀hìb níbi kí sọ rọ́hìb ẹ̀yìn kílòkọ̀ rọ́hìb yìí eh bahiro bí bahiro àwọ̀rọ̀hìb tó jẹ́ bí monk àfáwọn christian ni gbàtánà bí ìrìnàjò tán kọ́ lọ sí sham tẹ́tẹ̀lé ọkùn àbú tọ́lìb bí ṣe rád nẹ́bí báyìí ó sàn gbọ́jú mẹ́ ní pé ah, ah ó ní man wali hadha rajul tani wali tani ta ló wà ní charge ọmọ yìí Abu Talib lè mi ó bẹ̀rẹ̀ sí wọ́n bèèrè bèèrè lọ́wọ́ Abu Talib yóò tuntun ọmọ yìí wò báyìí ọmọ yìí sẹ́ like o exactly bọ́n ṣe describe annabi wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe rán nẹ́bẹ̀ pé ọ̀lá annabi alilé ọlọ́run sọ ní Qur'an wa innahum ya'rifunahu kama ya'rifuna abna'ahum ìtàn bá rán nẹ́bẹ̀ pé annabi alilé ẹmọ́ tó sọ ní ó ní ẹwù ọmọ yìí ẹ tètè mọ́ mú padà sí maka sẹ́mọ̀ tó fánì ní ní táìmù yẹn àwọn róòmù ti ń wá nẹ́bì yẹn because ó wà mójímọ́wò ẹnu wọn kò lórí pé àsìkò yẹn lànẹ́bì yóò jáde why lẹ́yìn ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ìjẹ́ nẹ́bì kan tó wá ti jáde ń bẹ̀yẹn mẹ́dẹ̀ níbà whereas àwọn àfáà yìí gbẹ̀yìn náà retí pé táìmù yẹn lànẹ́bì yẹn máa jáde period yẹ débi pé àwọn kíso àwọn ẹgbà wà lórí pé wọ́n ní pé ó ní ètè mọ́ wá lọ because àwọn ọba Róòmù gbọ́dọ̀ rí wọ́n ti bẹ̀rẹ̀ ti set àwọn èèyàn síta láti máa wá ẹni yìí káàkiri so gbogbo àwọn alamati tẹ́yẹnyẹnyẹnyẹ ló wà hátà tó fi mọ́ àwọn alamati hìsíyà gẹ́bẹ̀ khatam tí ń bẹ níbi ẹ̀yà Nábì sallallahu alaihi wasallam khatam kan bẹ̀m̀bẹ̀ orí bí kékeré báyìí bí ẹran Nábì sallallahu alaihi wasallam tọ́ra yọ jáde tọ́ra punch out ó ti ní bí ó ṣe rí gangan tó wà nínú ìwé wọn yóò ní Salman Al-Farisi fẹ́ confirm because ọ̀dọ̀ pastor tó pàdé pastor yẹn sọ fún pé yóò ní khọ́tàmù báyìí tọba níbi ọwọ́ ẹ̀yìn rẹ̀ báyìí ẹnìkan sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì tí wá mọ̀ pé ó fẹ́ confirm khọ́tàmù ẹni Ànábì wá dìmà wá dìmà Ànábì wá rí ah ẹni yílà Ànábì ọlọ́run so ìjẹ́ ìjẹ́ nàbí yìí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kò sí èméjì ń bẹ̀ sẹ́rí tó ẹkí bí á fọ́ọ̀mù ànẹ́bì fọ́ọ̀mù kà ànẹ́bì ń parọ́ ni irọ́ ò lè gùn tó bẹ́ òsìgbè wọ́n kò lè strong tó báyìí ah, ah ṣe bí Gulam Ahmad ah toilet kan ló kú sí lánàá ó yà gbẹ́kú ní <laughs> Gulam Ahmad ó fẹ́ fẹ́ obìnrin obìnrin wá lóhun ò ṣe sí dandan ni Gulam wa prophesize gẹ́gẹ́ bí ànẹ́bí ìṣètọ́nù tó jẹ́ wípé obìnrin ìyẹn àtọkọ rẹ̀ tó fẹ́yẹn àwọn méjèèjì ó kú ní déètì báyìí sẹ́wọ́n tó fẹ́ nìyí gùlámà mọ̀dì kú àìní wá tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ láyé <laughs> lẹ́yìn ìgbà yẹn wọ́n sì kú kọ́kú padà ọkú létà wọ́n dàgbà gan tó kú gùlámà mọ̀dì ni pé yóò jẹ́ easy gan ó easy àti mọ̀ pẹ́ ni ń easy yóò já irọ́ ní tẹba mú wájú tẹba mú lẹ́yìn ẹ́kàdà mú pẹ̀ irọ́ kò ní padà báláǹsì mẹ́ ẹwà wo ọ̀rọ̀ nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ah, Allahu akbar alhamdulillah ikọ̀ lọ bá ṣe wá nínú umma nẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam so wọ́n kọ́ sọ fún pé ah wọ́n kọ́ sọ̀rọ̀ kan pé hadha akunu hayya hina yukhrijuka qawmuk ha wọ́n kọ́ ni pé ah subhanallah kí n dẹ̀wà níbi jádùrù jádùrù ní kékeré tàbí ní jádùrù mínà náà kọ́ ọmọ bí ọdún méjì àbí ọdún kan báyẹn bíntu làbónù ní àkọ́dún méjì àbọ́dún mẹ́ta so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so jádùrù ní pé kẹ́yẹ wà lọ́dọ̀ wọ́n kọ́ wọ́n tàbí ní ah subhanallah kí n lọ́dọ̀ nígbà èèyàn rí ó lé ọkú Mákà bóò ni wọ́n kọ́kọ́ sí mọ̀ wọ́n padà lé ọkú Mákà lọ́dọ̀ àwọn Christian pé wọ́n ò lè ẹni yíkó Mẹ́kà ó tún wọ́n wà ń bẹ́ pé yóò wá kọ́nkọ́ àmọ́ká pẹ̀lú 10,000 soldiers 10,000 soldiers dà lẹ́lùwà kọ́nkọ́ àmọ́ká padà ń bẹ̀ ní Bible bẹ̀ tó ti pẹ́ tó bẹ́ndẹ̀ bẹ́ndẹ̀ bẹ́ndẹ̀ tó ó tún sẹ́kùn bẹ̀ ànígbà ni pé àwa mukhrijiyahum wọ́n lè mú jáde mú sẹ́wà lẹ́kùn padà lè mú kó like Ànábì sallallahu alaihi wasallam family wọn family tó lágbára ni Banu Hashim like no major families ni tó ní agbára so like mo ṣe ní family tó lágbára tó wọ́n tún lè bí kó mọ́ ká ah anẹ́bí wọ́n kọ́ ní nam lam ya'ti rajulun qattu bima ji'ta bihi illa 'udi in tó mú wáyé ẹnikún múrú rẹ̀ wá rú kò múrú rẹ̀ wá rí tí ẹ̀bá sí káwọn yóò bá lọ́ta lórí tó bá ń ṣe wá sí òdodo fáwọn èèyàn ọ̀nà tàá ọ̀rùn yóò mọ̀ pàgọ́mọ ẹlòmí tí ò bá ti padà rí orí bá yóò bá wọ́n ní wèrè làwọn gáìsì ní àwọn níbàáyì ni wọ́n pà náà bí wèrè wọ́n pè lópòrọ́ wọ́n pè lódídẹ́ wọ́n lákọrin ni poet ẹni tí kà máa ń kọ ìwé káàkiri ni kò sí tí wọ́n pé láti lè fi lé àwọn ìjìnlẹ̀ sáà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n rọ́pàá sọ́ta irú tó mú wáyé kọ́ ìtẹ̀mọ́pọ́ ti gbáṣẹ́ ni o kò sẹ́nìkan tí ó mú rúṣẹ́ tó ìtumọ̀ ní pé ọ̀tọ̀ fẹ́ jẹ́ àwọn ọmọ lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lè ní bóòlù sí wárò bí ó wà lẹ́yìn Ànábì àwọn ìwà ní bọ́dà kò pọ́síwì nìkan yìí mùsọ̀nù nù níyà wípé só rò bóyá tó bá wà lójú ọ̀nà Ànábì àwọn yóò máa da fláwà síwájú rẹ̀ pé sàdánkátà rẹ̀ ọmọ dáadáa lọ́mọ àwọn yóò mọ̀ pé yẹn dáadáa ni ọmọdé tí ma gbógun tí olórí mọ̀ sí Ah, táwọn àsìkò bá dé ìrìnà olówó ní ìrànlọ́wọ́ tó ní agbára thumma lam yanshab Warqa an tuwuffiya kò pẹ́lẹ́ ìgbà ẹni Warqa sí kí ni wọ́n ṣaláìsí àfáàmù kí ṣe sọ̀hábí ni wọ́n abu islam mata ala al-islam wa ala tawhid wa ala al-aqidati sahiha رضي الله عنهم أجمعين سلين باي وفتر الله فترة حتى حزن رسول الله صلى الله عليه وسلم فيما بلغنا حزن حزنا غدا منه مرارا كي يتردى من رؤوس شواهك الجبال فكلما أوفى بذروة, بذروة جبل لكي يلكي نفسه منه تبدى له جبريل فقال يا محمد إنك رسول الله حقا lẹ́yìn ìgbà yẹn wá yíwá dúó fún àwọn àsìkò tó gùn dé pán lẹ́bí padà ń banú jẹ́ pé à ah, ipé wọ́n ti padà mọ̀ pé tọ́ àti mo ti gbaṣẹ́ nù tí ma yìí ti gbaṣẹ́ kí ló kù kò síṣẹ́ kò pèsè olókù báyẹn ewu ànẹ́bí ah, ni wọ́n bàjẹ́ látà pé ok ẹmà ìtumẹ̀ okay imagine a ní rọ́júlú mínà bádíyà ẹnìkan lẹ́yìn ìlú nínú dẹ́sàtì lárúbáwá ló wá fọ́ọ̀mù ìwé kẹ tó ṣe pé ó àjázà àwọn èèyàn dì ní àwọn ọ̀rọ̀ tó ní agbára ló wà ní kúránì yìí náà ọ̀rọ̀ tó ní agbára lànẹ́bì sọ̀kalẹ̀ sallallahu alaihi wasallam kò pọ́síbì wé ìbẹ́ òlè kọ́ ó ní wọ́n ni pé dípa nẹ́bì ògúnrí àpáta ẹ̀lọ yóò ah, ìgbàwó tún ni irú nǹkan táwọn rí yóò ṣe kíni gbé ní ó tún wá ní Jibril láti wá fún àwọn níyànrú ní láti sánmà Allahu akbar sallallahu alaihi wa alihi wasallam so débi pé wọ́n tó yá Jibril ó tún yọ sáàdàm sallallahu alaihi wasallam yóò ní pé innaka rasulullahi haqqan ìwọ lòjíṣẹ́ Ọlọ́run ọba lódodo ya Muhammad innaka وتقرأ نفسه فيرجع فإذا طالت عليه فترة الوهي قد مثل ذلك فإذا أوفى بذروة الجبل آه، تبدى له جبريل فقال له مثل ذلك وهذا الحديث مخارج في الصحيحين سو إليني كسو آه، سورة اقرأ باسم ربك الذي خلق نعم سو ibil yẹn a ti dórí tèmi bọ̀kín tó dúró mo fẹ́ mention kọ̀díyà kan kọ̀díyà yẹn ó wà very important kí n mention rẹ̀ hmm, ó dẹ̀ ó ní pé nípa àwọn òrújú wà táwọn èèyàn fẹ́ sínú gbogbo nípa ẹ̀kì ní tàbí àwáyé àwọn kò fárí ti pọ̀ bẹ̀ àmì wọ́sọ Islam ẹni mẹ́ pé reason tí gbogbo àwọn kí ní ìfẹ́ wá ń ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí ẹlùmí mọ́ pípí lọ́tọ́lù fi street kí ni reason rárá kúrẹ̀ débi pá wọn mí inú àwọn jàbríyà àbáwọn kọ̀dàríyà wọ́n mọ́ ní abáfì ní kíní náà ọlọ́gbọ́ dáwà ní alòdí ẹ̀láyé atọ́kú yóò sì tún wá gbíra jáde abáfì ní náà eré ìgbàdé ma ń fa gbígbàdé ma ń se rí ọmọdé ni la'anahumullah láàrín sọ rọrọ reason for existence wa

ó wá ní ìrìnsẹ̀ pé ókẹ́ ìwọ dubai láyé ìwọ dubai ìwọ dubai tẹbá kútọ̀ ìdíbà ìlẹ́lọ ìdíbà ìlẹ́lọ ìdíbà ìlẹ́lọ ọlọ́run ò sì ní ṣe àbòsí anybody ọlọ́run ní ṣàbòsí anybody with kọ́dà tàbàrà tó ká ní ìgbàgbọ́ ní ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbàgbọ́ wa nínú pé Muhammad rasulullah sallallahu alaihi wasallam kama jù já àwọn àgbákò ń ṣẹlẹ̀ lórí social media káwọn èèyàn jáwọn ìgbàgbọ́ yìí kò lára wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n jà pẹ̀lú àwàdà prank wọ́n jà pẹ̀lú eré wọ́n jà pẹ̀lú àwọn fíìmù wọ́n jà pẹ̀lú àwọn wàásí òfò wàásí àdánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alùmí jà pẹ̀lú àwọn motivational talk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé ó léwu gan ní pé ọ̀ nímọ̀ kan ti consume nǹkan tó pọ̀ ọkà mọ́ padà wípé imani rẹ ti ń weak tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́bádákọ̀ Muhammad Rasulullah ah yóò ṣe báyìí ní àlárakọ̀ Muhammad ọkà ọgbà ìrìnà pé kíni kíni ètí week kíni wọlé ilẹ̀ láàtọ̀ rẹ̀ pé ó ti lágbára dá láàrin àwa musulmi al-iman billah al-iman bil rasul al-iman bil qadar al-iman bil yawm al-akhir because gbogbo agbárin èyí náà ti bá wa tọ́wọ́bọ̀ èyí wà nílẹ̀ àmàlẹ́kà tán di sùkú tán di àdìmọ́lẹ̀ tán fàbàmú lẹ́mọ̀rí ní Yorùbá fi màláíkà tí ń wo títì ó fẹ́ sọdá màláíkà fẹ́ sọdá wọn wo títì ẹ́ màláíkà tó wà bàmú báyìí tí sọ́dọ̀ tẹ̀ níyà mẹ́rin màláíkà ṣe mọ́tò gbá màláíkà ni ẹlẹ́kùn ẹwọ́ bí màláíkà ṣe wà dọ̀rí ìfù tó lọ́dọ̀ àwọn ẹ̀ pé à ah, nígbẹ̀lọ́kà

tó bá dúó àwọn tí wọ́n fi ń ṣe àwọn tó fi ń ṣe àwàdà ló jẹ́ pé àwàdà ló jẹ́ pé kúfù ní kí èmọ̀ fèsì sàwàdà because ọmọ jẹ́ kí tààdí mẹ̀sí yẹ́ yọkọ́ lọ́mẹ́ àwọn èèyàn ẹlọ́pọ̀ ọjọ́ fi mọ̀láíkà ṣe fíìmù mọ̀láíkà ní pé ẹ̀yin ọwọ́ mẹ́ẹ̀nìyàn padà ẹ wo wèrè kan jò ní wọ́n ní gáì kan àtàmà ń pè ìkan tún wà ní wọn náà kí ló kọ gáì lè bí kí lẹ mọ́ ń pè ọmọ rédèrèdè kan báyìí tí ma ń si àwàdà gáàyẹ kó ẹn tó bá mọ̀ falyukhbirahu annahu laysa bi muslimi ilé kìí sí musulmi o yẹ stáàsì ibi kulli shay min ad-din gbogbo kí ní sí ẹ̀yẹ èmi ọmọ ìjọ ní tó sọ̀rọ̀ mọ̀láíkà ike à mọ̀láíkà rọ̀ bí eré ni they play kìníkà kìníkà à musa kan gbígbẹ́ mọ̀láíkà ojú mọ̀láíkà kan pọ̀ yí ní mọ̀láíkà lọ sọ́lọ́gbà ọlọ́run à kí ló tọ́lọ ṣe báyìí fún mi náà kafirun billah ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́bà lọ́rọ̀ tó ń sọ yẹn àwọn yẹn sì wọ́n mẹ́tọ́ sí ń kẹ́kẹ́kẹ́kẹ́ ọmọ tó ẹkẹ́ kéwájú kẹ́kẹ́ lẹ́yìn kẹ́kẹ́ tí gbogbo lẹ̀kùn tó lè gbà jáde mẹ́yẹn kẹ́ẹ̀bó kẹwà lù kẹfẹ́ lùpa ọmọ òsì ọmọ ọsàn lélẹ̀ kó wá kó ọ̀ nílá gba islam padà sọ pé láìlẹ́lẹ́lá gba islam padà èyí tí fọ́lọ̀bá náà sí ẹ̀yẹ́ náà nǹkan

<laughs> omi ti gbélé wọn lọ àmì <laughs> Allah akbar so wọ́n ni pé òpònú tó sọ̀rọ̀ wọ́n ni omi bẹ̀lẹ̀ níbi nílùú wọn tó pọ̀bí dáadáa Allah akbar Allah akbar wọ́n lómi bẹ̀lẹ̀ kùlẹ̀ rẹ̀ báyìí tó mẹ́ pọ̀ báyìí omi wà tán lọ́dọ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala

gbogbo ló pín sí wọn lára bẹ́ sí wọn wọ́n àbániwájú kan wá sí ráì àwọn ń fẹ̀tẹ̀ sí gbé sí à ń ṣe ráì gbogbo ní tó pé kìríkìrí ló ẹkẹ́ wà kìríkìrí kẹ́ mọ́ fi ṣòkòtò pínpé orúkọ ọba tẹ́ bá wà ní rúbí Saudi ni ẹ̀yìn ẹ̀wọ̀n ẹ̀gbẹ́ ìwé ọ̀tí ẹ̀bí ní dá lọ́dẹ̀wó Saudi <laughs> kan sọ́lágbáwá ọgbọ́n ní gbọ́yọ̀bá sọ́lágbáwá wọ́n gbáwá sọ pé láìláyàlá ọ̀sọ́ àbí ẹgbẹ́ lọ wọ́n gbé ọlọ́dà ń tọ́lọ̀ tí ọmọ ilé tó bá ti ẹ̀lọ́ káàkiri so ìṣe kèfèrí ó ti ó ti easy gan mọ́ bá wọn dé gbogbo àwọn kìíní ẹ̀ mọ́ kẹ́kọ̀ọ́ nípa ìsìn islamu mọ́ kẹ́kọ̀ọ́ nípa sunna nípa muhammad sallallahu alaihi wasallam kọ́ lè bá mọ́ òdodo kọ́ lè bá wà lórí òdodo kọ́ lè bá kú lórí òdodo an bí allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ní kọkàwà nílẹ̀ lórí òdodo a hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi ok ẹ̀dàkùn afẹ́ ra epo ẹ̀dàkùn sí mọ́sálásí so epo àti fẹ́tẹ̀ ẹ̀dàkùn ìzákùn ẹfẹ́ bèèrè bèèrè ẹbèèrè tọ́mọ̀ wo yẹ̀pẹ̀ àwọn jálàbí náà ṣe mọ́ wo yẹ̀pẹ̀ yìí <laughs> wípé lọ wo sí ẹ́ ẹni gidi wọ́n láyìí ah subhanallah alhamdulillah subhanallah alayhi tí a ń tẹ́yìn ẹfẹ́ sọ tí wọ́n ti lálà kan àbọ̀rí kìíní kan tí ẹ kàn pí ọlọ́wọ́ bá wọ́n àmọ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wọ́n á ní sèbá nẹ́bì náà ìgbàtà nẹ́bì náà rí màláíkà tó ní kọ́rọ̀ ṣe bí wá rọ́kọ̀ ó mú yalé èmi ò tún gbọ́ ilé ìrí mi ò tún gbọ́ gbogbo ilé ìrí o ẹ́yìn so ẹni tó bá lọ rí dọ́tọ̀ náà só lọ́wọ́ sẹ́lọ́rọ̀ dọ́tọ̀ ni èyí tó tún gbọ́ tó foolish tó jọ yùn òun ni pé kí ni ànábì náà wo sẹ́ torí ànábì ọ́nà ọ̀tọ̀ lánàá Rasulullah sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ni ànábì náà fà sí ànábì náà fàdà sílẹ̀ ẹlẹ́ ànábì náà wo sẹ́ nìyí

kí ní wá ní àfá ọkọ́ ya àfá ọkọ́ iyẹ̀pẹ̀ Allahu akbar Allahu akbar ìgbáyẹn àfóòsì báyìí wọ́n mú tẹ́sùgbà dání probability 1 2 eh 100 ẹmọ̀wò tó bá mú ẹwà ní kìníkan tó bá gẹ́lẹ̀ mú tó bá tó wá mú wọ́n àwọ́ báyìí wọ́n mú wọ́n àfẹ́fẹ́ hmm? ẹ̀gbọ́n yìí ní ṣe yíò yìí lẹ́gbọ́n <laughs> àkíyèsẹ̀lẹ̀ sí pásọ̀ kan pásọ̀ sọ fún pé hmm, you are from kìní kan gẹ́ ìsá àdákẹ́rá yìí kó ní your father said you will say kìní kan kìní kan kìní kan ó ní my father is dead <laughs> wọ́n láì ó no you did not know your father is not dead ó ní my father is dead bàbá mi ti kú scope lọ fẹ́ lò ṣe ẹmọ táwọn jẹ́ bàbí ẹmọ ń ṣe ni wọ́n mọ́ ń calculate ẹmọ wo wọ́n ti gba data data data la ń lò náà wọ́n ti gba information ẹ̀kàlẹ̀ ẹmọ wo wọ́n ti gba data dédé lọ́wọ́ rẹ̀ díẹ̀ àwọn ni pé bí a ti jọ sọ́tẹ̀rẹ̀ pé kí láìsí yẹgẹ lánàá ah ṣe bá ti lọ sọ like ẹ ti mọ̀ náà wọ́n lọ ní pé hmm ẹgbẹ́ ẹgbẹ́ yìí kan bẹ USA ní bẹ́ẹ̀ ní eh, bó lafá ṣe mọ̀ hmm, ẹ má worry irọ́ ni irọ́ ni a sì sọ bọ́ṣe ma tẹ́ bọ́ṣe ma ń tọ́mọ̀ sí fáwọn àfáà yẹn láti lọ bá má láti súnmọ́ dada báyìí kẹ́ tó mọ́ sọ̀rọ̀ báyìí sọ ìgbà ti sí jẹ́ kí gbájú gbóná takọ́ ti lọ tí ní ọwọ́ rẹ̀ gan tí ó ti yálù kó wá ní pé ah, ah mo bí ẹgẹ́ ti rí ní <laughs> ẹgẹ́ ti rí pé ń fọ ilé tí náà sẹ́yìn tẹ́ rí pé ń fọ ilé tí nìsìn lẹ́yàfẹ́ rá burú tí ó ṣẹlẹ̀ sí mi lọ́la afọ́jú ní gbogbo àwọn àfọ́ọ̀sì tẹ́sì láwọn rí nẹ̀yẹn àwọn ọmọ chibok ìgbóná wàdè ní àwọn banditi náà ń kọ́ àwọn èèyàn lọ́nà òkè ọjọ́ ibo làwọn èèyàn wà ẹ̀yìn afọ́jú òsì tẹ́ ìjọra ayé láyé náà ibo làwọn tí banditi kó ibo náà wà ẹ́ẹ̀kẹ́ ti rí náà ẹ́ẹ̀kẹ́ ti àwọn ọlọ́pẹ́ kágbọ́pọ̀ wọn jáde o àsìkò tẹ́lù ọpẹ́ ní o ẹgbùdọ̀ fún wa Google Map ní lẹ́fì wo ibi tí àwọn bandit wà kódàkùn ẹkẹ́ ọlù gọ́ọ̀mẹ̀tì mọ̀ dàmú mọ́ wọ́n kàn máa fún jálàbí ní pé mẹ́ta góyá ẹ fún wa ní àdírẹ́ like GPS <laughs> ó sì gbọ́dọ̀ jọ ẹfún ẹni rí time location wẹ́kà fún ọlọ́pàá àbáwọn sójà ìpé ibi tán wà ní kílẹ̀ gẹ̀ẹ́kan ẹlọ́bọ̀bọ̀ rẹ̀ gbùm wọ́n kàkà mọ́bẹ̀ ọkà bóò náà ṣe mọ̀ àwọn àfáàtì yìí àmọ́ yóò òṣì kama tọ́lọ̀ àwọn èèyàn gẹ́ẹ̀sì ara wọn náà mọ̀ pàkọ́ fáwọn èèyàn lásán àyà wọn bàbá wa ha ẹwọ ọmọ yìí ọmọ ológo ni gbẹ́nu sọ́run ọmọ ológo sí ìgbólọ́ ti rí ogódà ogóhùndà lórí rẹ̀ sẹ́ńkọ́ síwájú orí ha ọmọ yìí ọmọ oníràwọ̀ ni ọmọ míì jí ń sọ àṣírí kan fún ọ wọ́n ti pè ọmọ míì ló ní ráwọ̀ pípọ́ mọ̀ yóò lókìkí ẹ̀yìn bíríjì ló kù sí tó <laughs> fi kú anybody ọmọ wàlá ní ìkú gẹ́dẹ̀gẹ́dẹ́ ni wọ́n sì sọ fún ọmọ oníráwọ̀ ni ọmọ olókìkí ọmọ ológun lọmọ yìí yẹnu sọ ní ẹ̀sìn ẹ̀sìn àwọn obìnrin náà mọ́ rí tán jù láyé ẹ̀yìn sí ọmọ kí á náà pè ṣe ká lọ́mọ òsì ni ṣe bí probability in case ọmọ ẹgbà padà wá dìkí lọ́jọ́ wájú wọ́n ti pé hey àfá àyẹ́dẹ̀ sọ́wọ́ wọ́n àmọ́ wá fàyẹ káàkiri kúrẹ̀ yìí tí gbogbo ẹ̀ntọ́ àkúbẹ̀lù mi gẹ̀yẹ̀ yóò kàn lọ relax ní gbàm ọmọ oníràwọ̀ lèmi ìràwọ̀ wọlé wá bá mi ní òsìràwọ̀ kan yìí rẹ̀kàn parọ́ fún ọyí náà sí wá kọ́kọ́ abẹ́yìn à dáadáa mọ́ta alẹ́ islam mọ́ta alẹ́ islam so anẹ́bí ò yá léwu ìkàlánẹ́bí náà ṣùgbọ́n anẹ́bí ò ṣùgbọ́n anẹ́bí ò sí gbẹ́rẹ́ o anẹ́bí ń ṣẹlẹ́bọ anẹ́bí ń ṣolóòsà anẹ́bí ń ṣonjálà bí o pure tawhid ẹ̀sìn tó kúmọ́ kangálà anẹ́bí mú wa fún wa sallallahu alaihi wa alihi wa sallam naam okay tó fẹ́ mọ́ sí kí mọ́tò wà lè gbàgbé sí ìsàlọ̀ ní bí sí mọ́tò ti gbẹ́lò mi náà ọlọ́run káájò <laughs> ìrọ̀ ni ẹmọ́dà wọn ló kí ni ọlọ́run ká kí lẹ́pẹ̀ ní ájò tí wọ́n padà wá tú ájò yẹn ogun ní ájò kò sí nǹkan tẹ́lẹ̀ tú ní ájò ṣe parasamọ́ lájò tó jẹ́ parasamọ́ ni ọlọ́run kọ́ so ajo ajo alifati a jíndòmọ̀ jù wà òsùnkún ju a ó jo a ó gun a ó lọ a ó mu a ó wọ̀lẹ́ ìdánsọ̀ ńgbà ilẹ̀ wọ̀lẹ́ kí wọ̀lẹ́ so ajo kan jo kan jogun wọ́n lọ́lọ́wọ́ ọkọ̀ ajo tàkí bí ajo tẹ́ ìṣẹ́jẹ̀ tó kí paracetamol ni àti bí a chloroquine tó bí a tó bí bá ń àbínú ma ń rìn àbágbò tó náà má bí àgbò pé eré kàtíá ẹkàn àbí mọ́ngò ẹ̀hẹ́n bọ̀ pé ìkíníkà ipé ẹ̀yìn ó wá ní kíníkà tẹ́wà sí tẹ́bá ti ń lọ ṣájútà kí bí tí ò bá ti wọ́kì pé bóyá kíní ẹ̀kọ́ wò medication normal medication fún tó wà his tó wà fi tó jẹ́ fíl fún nǹkan tó ṣe ọwọ́ yìí ń dùn mí ayá tí ẹ̀bá lẹ́gbò awájú pé tàbá ti já ìwé káchá ya tàbá fún yìí ní tàbá fi ra ojú egbò yìí mọ́ tètè lọ ṣe pé yẹn clear ok ọwá ní pé kí ẹ̀kan mọ́ lè bá sórí ibú ogún rẹ̀ ní <laughs> ṣe yóò lò paracetamol yóò àlọ́ tó bá lò ìgbóní àlọ́ borí ibú rẹ̀ ìmú lọ bá omi tẹ́ni ọmọ wọn sí sọ́ọ̀bù àti kíyàn tajà sí tọwá tí wọ́n wọ́n mi sí sọ́bì ẹ tí yíò mọ̀ ta sánsán àyún àmà rajà ń bẹ̀ ní ẹ́yìn ṣe ṣe fọ́nẹ̀lì sí lọ́yà rí so kí ni yóò ní connection tàbáníkà bóyá dọ́ọ̀sì mọ́ wà ń ṣọ́bù ti ẹ àwọn ni ọmọ wọn mi sí ọwà lọ wọn mi síbì kan àà ibi tó wọ́n mi sí àti kó orógùlù bóòlù sí jọra wọn wọ́n ní yóò jọ mọ́ra wọn wọ́n kàn parọ́ fún yín lásán ni wọ́n lẹ́wọ̀n parọ́ fún yín ni mọ́ sí dùá súrọ́tù bá kọ́kọ́ mọ́ kánúlé Qur'an tó wọ́n yẹ ṣìfáwù ni kọ́bọ́ sí ka Qur'an mọ́ ka Qur'an fún rẹ̀ ọ̀ ní ní ìyàfà kankan tí a mọ́ sọ kí máa sákín ìsakúsà <laughs> wọ́n lórí fọ́yàn ní kó dàmí sẹ́sẹ̀ like sí connection language wípé kò bá làkà ìlú náà kò kọ̀nẹ́tì náà ṣe ibá yìí àbí sí wallahu alam àà sí mẹ́rin last week àà lábẹ́ òkè kẹjìlá eh, kí náà ń pè ní ìstìdrọ́jì eh, ni kí ní ẹ̀mọ̀ istidrọ́jì ní wọ́n bí látọ̀lọ́ ṣe ìtọ́nù àkọ́kọ́ ní pé ẹni tó ní pé máa sáré léyìn kẹfẹ́ ṣẹlẹ̀ léyìn ìyẹn gbọ́dọ̀ gbẹ́ni ẹgbọ́ because ẹni ẹ ń kírímù mọ́ kọ̀kọ́ ni tákí bí i CCTV camera wò ó wá rí pé ilé yìí ti ń jóná àà àfẹ́ wo ilé yìí mọ́ o ó clear bí ó clear but ìmọ̀ wo ló fi mọ̀ pé lẹ́yìn tí abúrú kẹfẹ́ ṣẹlẹ̀ léyìn só ní mọ̀ kọ̀kọ́ ni ọlọ́dẹ̀ ti jẹ́ yíwa nínú Kùránì pé alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada ọlọ́run lè mi mo ní ìmọ̀ kọ̀kọ̀ òun èsì kí ń sí ìmọ̀ kọ̀kọ̀ yíyẹn ẹni kankan bó o ní wọ́n sí wá mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ yẹn ọlọ́run sì ti lówó ìkí ń sí hàn ẹni kankan ọlọ́run ní illa man irtada min rasulin àfẹ́ntọ́nà bá fẹ́ tó bá já kálíbà àti jíṣẹ́ fáwọn èèyàn ṣe báyìí àbí sáàmẹ́bí lòun tọ́lọ́run ti sọ pé òun ò kí ń sí ìmọ̀ kọ̀kọ̀ hàn anybody ẹni tó wọ́n sọ fọ́pá burúkẹ fẹ́ ṣẹlẹ̀ ń lè yẹn sáàmẹ́bí ní bóò ló ṣe mà gbà tó wá délé eventually ó wá rí pé eh bóyá ọmọ kan bá fẹ́ kó sí kànga àbíkí nìkan kìnìkan ìyẹn ò mean anything ìsìdìrọ́jù ni ṣe ìtọ́nù ni àwọn nǹkan míì tí ò jọra wọn tí ó mọ̀ connect mọ́ra wọn jẹ́ for example ẹnìkan tí ó sọ kìnìkan fún mi ipé àfáà sọ fún olókùn sí kìníkan ipé òun mọ̀ rí owó eventually ìjọ ìwọ̀n sì se ní tèkì rí 200 naira yìí ó lò tí wọ́n wó pé eh ó lè bí kí ní fẹ́ rí lóòtọ́ o lẹ́jọ kò rí kẹ̀kẹ́ yìí mọ́ <laughs> èmi tẹ̀ ti gba èmi ti gba wíṣẹ́ bẹ̀rẹ̀ dáadáa nígbà tọ́lọ̀ tó sàánú èèyàn káfò ní pé ẹ máa sàkínẹ̀ kìnìkan ẹ mọ̀ rí 200 naira yìí mo sì calculate pé àjọ tí máa wo àjọ 200 naira <laughs> wàláyé ìrìn rí ẹ̀yọ̀kan báyìí yọ́ta jí fóòmù mú lọ báfà mú dílé àfàbà yìí mú àṣọ́b ìmú afẹ́ lọ mú ń chájì fóòmù ní mọ́sùkì ọ̀dọ́ wa màmá ní kí lọ bá ń lọ àtàwá ní ilé gbàgbé ọdún léyà kú ọ̀sẹ̀ kan ni fóònù analog button yẹn ni ìmú àná ń mọ́ṣálásí àsáwọn yóò bẹ̀rọ ọlọ́run mẹ́ ẹgbà ilé ọlọ́run ibi ilé ọlọ́run ah ọwá jálẹ̀ ilé ọlọ́run àsáwọn yóò kí ẹ mo dé báyìí wọ́n fi káyà lẹ́lẹ́ <laughs> wàláyì ah mo bá débẹ̀ ẹmà mo padà mo jáde mo á wọn mọ́ṣálásí ègbé tó bí ráyìn rí wọ̀ ní first time yẹn ni <laughs> <laughs> ẹmọ̀ kí ní o dédé clear sí ẹ̀ pé àkí ọ ló lè ṣẹlẹ̀ àbí ìrí dáadáa ni ẹmọ̀ mọ́ ń wá ọgbà bí táìsì orí tẹ́sùn wá káàkiri ká àbí bí ló lè wá ní wá sí ní káàkiri ma fún ò lè dọ́fẹ́ kó rí lẹ́lẹ̀ kí ní ẹmọ̀ rí bí àlá ni mo yìí lọ́sọ́dọ̀ àfá mi mo délé àfá a woman because wọ́n so cruel and so inhuman ha nka bẹ̀mí fa èyí náà lẹ́mí kọmọ fọ́ìnà mọ́lẹ̀ báyìí àfáà ìrẹ́pàá ipé wọ́n ti jí fóònù mi o wọ́n ni máa sàlámtàrà kẹrífà lọ ọ́rìkọ tó dé sọ́bù wà bàbá tẹ̀lé má dì stọ́pù mi ní jẹ́ bẹ́ẹ̀ má dì mọ̀ ọkọ́ bí sẹ́sì ọkọ́ mi bí aláyè rí fóònù yẹn irọ́ ní kí ní ẹ̀sẹ̀ ṣáàkì kí ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá kàn lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò àdí pé 99 òdodo ẹyọ kan wà wà ń bẹ òdodo ẹni ó wà rí lọ́wà ní wọ́n ń sọ òdodo rọ́wù mọ́ pa iye ọ́nà ń pa mọ́ lọ bẹ́ níbọ̀dì tí bá ń wo iṣẹ́ tí bá ń wo yẹ̀pẹ̀ mọ́ lọ bẹ́ níbọ̀dì tó bá ní púlẹ̀mù kan wallahi ṣe wùdú ṣe náfìlà méjì wá pẹ́rọ pé yá Allah yá Abu Rahman pí ọlọ́run ọba fúnra rẹ̀ ó kì pọ́lọ̀ subhanahu wa ta'ala subhanakallahumma bihamdik shadu an la ilaha anta astaghfiruka